بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى سائر الأنبياء ورسوله وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run bọ́bá Allah. alhamdulillah. adúpẹ́ ní ẹ̀kan sí. alhamdulillah. àparí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn. alhamdulillah rabbil alamin. ọba aláàánú ọba oníkẹ́ ọba alágbára ọba ilé ètò tó tún ní ká máa bẹ́lẹ́bẹ́lá ilé ní ọlọ́run náà ni adúpẹ́ fún. alhamdulillah èyí tó tún ṣe fún wa yìí a máa má dáwó rẹ̀ ló lára wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ lé ní àtẹ́jọ́ sọ àtẹ́jọ́ gbọ́ ládàá ká sọ ládàá kí a gbọ́ ọlọ́mọdà ládàá náà a tún tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ ìkẹ́ fún anábà Muhammad sallallahu alaihi wasallam àyànfẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run ọlọ́run bá bá kẹ́ ìgẹ̀rẹ́ àwọn ànábì ọlọ́run tí a jíṣẹ́ ọlọ́ba síwájú rẹ̀ òjò ìkẹ́ ìgẹ̀rẹ̀ bá ní rọ̀lẹ́ wọn lórí àmín gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà bá ní yọ́nú sí wọn àmín àwọn tí a tẹ̀lé wọn lórí dáadáa bá ní yọ́nú sí wọn àmín yọ́nú ọlọ́run jẹ́ kó àwa náà àmín kó àwọn àrọ́mọdọ́mọ wa àmín a tún tọrọ àdáhùn fún àwọn wa ìmáà tí a ń gbà wá lálejò ń bí lóṣooṣù ọlọ́ọ̀bá àlekọ́lá bá ní wà pẹ̀lú bá ní tó ti wọ́n àmín bá ní jẹ́ kí wọ́n pẹ́ láyé dáadáa àmín bá jẹ́ kí wọ́n ní àtọ̀nà rere àmín àwọn àfijì wọn náà tó gbogbo jàmáà lápapọ̀ ọlọ́run kó gbàdúrà wa àmín gẹ́bà sì mọ̀ pé ìjókòó ìlà ń ní halqatu rawda halqatu rawda bí a wá wà náà ni fíkìlì òsùrọ̀ fíkìlì òsùrọ̀ fílì islam fílì islam àgbóyé ẹbí nínú islam gẹ́bà sí ma ìpé ẹbí ń tó tóbi ni táà náà bá wo láti gbà tí a ti ń sọ̀rọ̀ lórí léyìí tó ti pẹ́ a rí pé agbègbè bí tí a wà jùlọ náà ni فقه المبادئ فقه المبادئ العامة للزواج àwọn gbòǹgbò tá a gbé ètò ìgbéyàwó lé lórí tó gbogbogbò the general principle of marriage the general principles of marriage o ẹgbọ́ àgbọ́yé àwọn principles sì jẹ́ bí méje tí a sọ fún wa àwa wà ní pípọ̀ ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyar al-ikhtiyar wa ususuhu bóòlá sí sẹ́sà ìyàwó bóòlá sí sẹ́sà ọkọ ìbòlá gbélé lórí nínú tó bá ń pé husn al-ikhtiyar husn al-ikhtiyar wa su sẹ́sà rere ìyá ti máa ṣíṣà al-ikhtiyaru najih wal-ikhtiyaru sayyi al-fashil báyìyàn sí sẹ́sà ìyàwó tí ó kẹsẹ̀ járí tí ìyàn sẹ́sà ọkọ tí ó kẹsẹ̀ járí bẹ́ẹ̀ náà láti sẹ́sà ìyàwó dákúnà láti sẹ́sà ọkọ dákúnà ẹni ọlọ́run bá dá sí jẹ ó bá tẹ̀lé bó tẹ́kú tẹ̀lé tọ́lọ́run tó wá ràn lọ́lẹ́ lórí bọ́lọ́mbá ní kóríyàwó rẹ̀ fẹ́ ọ̀rọ̀kọ̀ rẹ̀ ní orí lálẹ̀ ẹ̀tọ́bọ̀ wá kùnà látara wípé àwọn àndọ́ ẹkọ́ tẹ̀lé kọtẹ̀lé kọmọ̀ wípé aburúgbà ni yóò jẹ́ àjẹbọ rẹ̀ ọlọ́ọ̀bà àdíkọ́lá mọ́jà síyàn àmín májá sí mú àmín ní ìjókòó tó gbẹ̀yìn a ti sọ̀rọ̀ tó pọ̀ bídá bẹ́ẹ̀wò náà ni bí a dé kùtùwàtí lèkìtìyàrí sahih kùtùwàtí lèkìtìyàrí as-sahih kí ní àwọn àgbésẹ̀ táà lè pé táà fi ní síyàn ìgbésẹ̀ tá a gbé tá a fi ní síyàn tá a fi ní sí mú. tá a fi the practical steps for good selection. the practical steps for good selection in marriage. marriage. wọ́n sọ báyìí fún ayé pé wọ́n mi sàn máa. wọ́n mi sàn máa. كان لابد من إجراء خطوات قبل الاختيار الصحيح. wọ́n torí ìdí ẹ̀ agbọ́dọ̀ lọ́rọ̀ ìmọ̀ ìṣẹ̀ṣà rírí mo fẹ́ ní mo fẹ́ lọ́kọ kìí ṣe automatic àbí kí àwọn ìgbésẹ̀ kan ó síwájú أتخذ من قبل كل من الخاتب والمخطوبة tó lè yí pé tó dáfà á pé àwọn ìgbésẹ̀ yìí bí kí bá kó lè من الخاتب والمخطوبة ẹ ọkùnrin tọ́fẹ́ fẹ́yàwó oníbùsẹ̀ tí ó gbé tọ́fẹ́ lọ́kọ oníbùsẹ̀ tí ó gbé àtà ìdàkọ́dìmà léhì tó di pé ń gbá ìkíní kejì wọ́n bá wá lọ pé kò sí táà ti níyàwó kò táà sí lọ́kọ yàkúrò kúlù mínú ma mùtùmáìlá ìlàsìfà ìlẹ́tì àkùkù àgbàrá àgbàrá ọkàn ìkìníkìní wọ́n àpàlẹ̀ bá ìròyìn tí mò ń fẹ́ lára arú ìyàwó tí mo fẹ́ ní mo rí ìròyìn tí mò ń fẹ́ lára ọkọ ni mo rí pàtàkì máa inú nafsó ilà mùsùlùmí báyìí náà wà ní kí ọkàn rẹ̀ balẹ̀ fọ́jọ́ iwájú ìgbéyàwó yẹn ọkàn rẹ̀ wà balẹ̀ fọ́jọ́ iwájú ìgbéyàwó yìí máa ma wákọ̀ ìfìyàrò àlẹ́ ha áùfìyàrò àlẹ́ ní ìtọ́lọ́ ń bá níkọ́ jẹ́ ẹ̀sà fún níyàwó tó bá níkọ́ jẹ́ ẹ̀sà fún lọ́kọ wà lè lùkùtù wá díà wà á lè lùkùtù wá díà àwọn àgbésẹ̀ yìí ló ń bọ̀ yìí ìgbésẹ̀ àkọ́kọ́ alìbáṣú anisifat walimazaya fi kullin minhuma òun náà ni aláti níròyìn dáhùn wa lára ìyàwó wa ń wá lára ọkọ wa àwà wárò yẹn láti gẹ́ ni yìí lára wa méjèèjì ìtí mọ̀ ń fẹ́ lára ní rẹ̀ ìtí mọ̀ ń fẹ́ lára ìyàwó mi rẹ̀ àkọ́kọ́ nù ilé ń bẹ àwọn àwọn fẹ́ fẹ́yàwó bá lóye ìbéèrè irú ta ń wá níyàwó irú ta ń wá lọ́kọ yóò nà ilẹ̀ fún kò sẹ́lì kájú òye ní wá ẹwà àyà wọ́n ké mú wa àyà àgbẹ̀lóní gbọ́dọ̀ ní dáhùn wa وانكحوا ما طاب لكم وانكحوا ما طاب لكم من النساء ọlẹ́lẹ́ tó bá tẹ̀yìn lọ́rùn tọ́ọ̀bà yẹ̀tìmù ẹni ọba tẹ̀yìn lọ́rùn ẹ̀yìn ọkùnrin ẹni ọba tẹ̀yìn lọ́rùn obìnrin bẹ́ẹ̀ lẹ́yìn obìnrin tó bá tẹ̀yìn lọ́rùn máa tọ́ọ̀bà tí mo tọ́ka yín balẹ̀ sí ni wọ́n sọ yí pé lọ́nà yorùbá kẹmú sí pariwo pariwo lọ èyí wù yóò wù ẹ lè jẹ ká pawọ́ ọ̀pẹ bẹ̀rẹ̀. èyí wù mí ò wù ẹ ni kì í jẹ́ ká pawọ́ pọ̀ fẹ́ obìnrin. ìtì ń wù kálukú lára obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ìtì ń wù mí lára obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní tẹ́lẹ̀ fẹ́ ó tábà sáìdì fẹ́ ọ̀pọ̀ ìrùlọ́wọ́ fẹ́ yẹn àwà láti kí ni. a wà. nígbà bá rí láàtọ̀ kọlu sóbìnrin ayé kọlu sóbìnrin dáa nínú dáa ń bẹ lára rẹ̀ àti sàlàyé lórí yẹn ní ìgbọ̀lọ̀ ẹlẹ́ẹ̀kejì. rúùyàtú kó lè mìíràn hùmá ilẹ̀ ààfà. kéèkì ní kejì wọ ẹnì kejì èèyàn fẹ́yàwó ní òkùnkùn. ọkọ tó fẹ́ yàwó yóò wo yàwó tó fẹ́ fẹ́ ìyàwó lọ́kọ yóò wọ tó fẹ́ ní lọ aṣọ tó pé tí ọmọbìnrin tá a fẹ́fẹ́ bá ń tó ń lò ni a sì ojú yẹ fún yẹn yóò ojú rẹ̀ yìí tó fẹ́ bá sọ̀rọ̀ kò ní wọ́n ní àtíbùhá olùkọ́ni sí kò fẹ́fẹ́ a sì fi ẹkùn a sì wò ó tó bá wò tán ààbò padà bẹ́ẹ̀ náà tó bí inú wọ ọkọ̀ tó fẹ́fẹ́ lójú yá sọ pé ràṣídá bọ̀dá sọ ní ìdáfẹ́fẹ́ ọ̀fẹ́ nìkan máa wulẹ̀ ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nìyẹn yóò wojú dání yóò wojú ọkùnrin dáadáa kí a mẹ́lẹ̀ rẹ̀ pé gbàrọ̀sídá sóòrò ju bọ̀dá sọ́ọ̀lù ìrọ̀rà mi orí o iṣẹ́ ò ní parí bọ̀dá sọ́ọ̀lù ìrìn ẹkùn kíní ìrìn ẹkẹ́ kan àbíkiri sàrọ̀sídá náà kóso kíní kó náà rojú ìgbésẹ̀ mẹ́ta tó tẹ̀lé yẹn aṣíra wa nasiha alistishara òun náà ni ìgbàmọ̀ràn ìgbà ìmọ̀ràn lọ́dún àti ìmọ̀ràn tọ́ sí láti gbà àwọn tí a lóye àwọn asọ́bìlẹ̀ ṣẹ̀bọ̀rá àwọn tí a ní experience a gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn a gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn a consult a consult wọn àwa náà jẹ́fẹ́ gbàmọ̀ lọ́dọ̀ wa àpọ̀ nímọ̀ràn a kì í fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ẹni wọ́n wá gbàmọ̀ lọ́dọ̀ àkúmọ̀ fẹ́ fẹ́ lágbájá àní ti kíni. àní fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fẹni tó bá bá bá wa ká fóun nímọ̀ràn. òun fẹ́ ti kíni. òun fẹ́ lọ́kọ àbóun fẹ́ níyàwó. ìyí tí bá ń bẹ lọ́dọ̀ wa nínú ìmọ̀ràn a sọ fún a ò gbọ́dọ̀ fi pamọ́ anabiwa muhammad ó ní àdínú nasiha àdínú nasiha àdínú nasiha ó lẹ́sìn islam tọ́lọ́mù ìrọ́wà ní muhammad ẹ̀sìn ìmọ̀ràn ní o anábi pààrọ̀ ẹlẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́lú ẹ̀mẹ́ta torí díẹ̀ ìyẹn mọ́ ń gbàmọ̀ràn tàbáfẹ́ níyàwó àmúgbàdàmọ́ nínú àwọn òkúkúlé muslim inú àwọn ìwọ mùsùlùmí òná ní ìmọ̀ràn ńgbà náàbí nǹka ó ní wáyìdá ìdánsọ̀ká tí ó bá wá ẹ lónímọ̀ràn fún nímọ̀ràn tó bí gẹ́rẹ́ tó bá wá ẹ lónímọ̀ràn fún nímọ̀ràn salamu alaikum wa rahmatullah ustaz ẹwà ń ṣe wá rí yóò sì wọlé tí mo bá wá ní pé sinikot ọmọ àlàájì ọlọ́run tó sì kóòwù mímọ̀ fẹ́fẹ́ kí lọ wá ṣe wá gbámàràn tá a bá mọ̀ nǹkan ọmọ yẹn á sọ fún àà bàbá Ibrahim ibi o ti bẹ́ yẹn ẹ̀kọ́ yẹn àgbàyẹ ga ni ó ga ọmọ ẹ lọ ọjà àtàkọjá báhùn àwọn ṣí kan ló ń gbé ọmọ yẹn káàkiri ọgbọ́ni àwọn ṣí ló ń bọ́mọ yẹn káàkiri o jíìbì náà fi máa gbé gbọ́dá Ibrahim tó gẹ́ ní kò sọ́nà ń bẹ̀ o ààrùnrádá ah, ọlọ́lọ́mọ obìnrin ojú ọ̀nà ọlọ́tọ́ gẹ́ ní ọlọ́lọ́mọ obìnrin ojú ọ̀nà tọ́bálẹ̀ ọkọ̀ rú sí ìyẹn ló jọ fún wọn fẹ́ ìbá ń gbówó lọ́wọ́ ẹ̀ ọlọ́tọ́ gẹ́ ní ń gbówó lọ́wọ́ rẹ̀ wá gbówó ẹ̀tàn tó bá kò ní gbé tó bá pè é ìjọba tó ní ilé ẹ̀ yóò tún pé àti fúláṣì ẹ̀ yóò tún fúláṣì ẹ̀ tó fẹ́ lé tí ẹ̀ tó pé kí lọ́kọ́ lù kọ̀gbá márùn wọ́n ní gbogbo ẹ̀yìn àpọ̀ agbọn abẹ́gá wọ́n àtúnẹ̀ àwọn tó fẹ́ fẹ́ wọn dáadáa ni wo ibi kágbèmí náà ní ọmọkùnrin tó ti dàgbà tó yàwó nínú mo lè tọ́ka sí kọfẹ́ ìmọ̀ràn ní méjèèjì àìmọ̀ràn kọ́ ìmọ̀ràn ní méjèèjì ẹni ó sì máa mọ̀ràn yẹn wà sínsẹ́ ó jẹ́ àmà pé ọmọ tó wọ́n sí lákọ̀ọ́kọ́ ìsọmọ gidi ètò ọ̀nà ọ̀sẹ̀ lẹ́lẹ́kejì kéṣegéné ọmọ gidi nìyẹn wọ́n torí díẹ̀ àwọn tàbáwá tàbáwá gbá àmàrà lọ́dọ̀ wa làbúdà zikir yóò àtúbẹ̀yì a ń dájẹ́ kí wọ́n mọ àléébù tí bá ń bẹ lára àwọn dáa wá gbàmọ̀ná nítorí ẹ̀gbà wọ́n fẹ́ fẹ́ra wọn láti kí ni alájẹ́ kí wọ́n mọ àléébù tí bá ń bẹ lára wọn agbòfipá wọn agbòsí kí ni a ò gbọ́dọ̀ fipamọ́ o a kì í tán yẹn hmm. ọmọ yẹn ó játa ọmọ tá à ń sọ yìí ó wà ń ta ọmọ yẹn kò lójú tí ọmọ yẹn kò lójú tí nǹkan méjèèjì àlékún ọ̀kan sì burú jù kan lọ àìlójú ti kéré ìjú ọjà dà lọ gbogbo ẹni ọ̀dá à ọmọ yẹn ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ọ̀rọ̀ rẹ̀ gẹ́ni ní máa rojọ́ pọ̀ aláròyìn ni àlékún náà ni ah ó lè bínú ọ̀lá lẹ́lẹ́ ní ojúṣe ní táàgbọ́ fi pamọ́ ó sọ mú náà rí arábìgajá pè ní Fatima Bintu Qais tí àwọn méjì bá sọ̀rọ̀ láwọn sàábé kò tí ì dá wọn lóhùn wọ́n ti kọnu sí ọ wá lọ bá ànábì lọ bèèrè ọ̀rọ̀ lọ ànábì nípa méjèèjì sallallahu alaihi wasallam ànábì ní ìṣẹ́ tí ó lè méjèèjì gẹ́gẹ́ bí mo ṣe mẹ́ẹ́ ọ̀sọ́kọ̀ ẹnu méjèèjì àlébù ẹni àkọ́kọ́ ojú ọmọ àlébù ẹni ẹ̀kejì ojú ọmọ lẹ́yìn ìgbàyàn àríwá tọ́ka ẹni tó lè fẹ́ sí i ó ti padà fẹ́ tí a nẹ́kù tọ́ka púpọ̀ fẹ́ kò kábàámà kò sí kéde kò kábàámà torí kéde torí kó gbọ́mọ̀ràn látọ̀dọ̀ ànábì yẹ́jẹ́ kan ó di nǹkan mélòó ó di nǹkan mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́rin alìsìkárọ̀tù wàdùá alìsìkárọ̀tù wàdùá ìwọ náà ọba ní oòrùn bá ní sẹ̀sà kásàdì ọlọ́run gbọ́nà ọlọ́run bá ń sẹsà káwà fàdúwà kún gbàtọ́rọ̀ bá ń ròyìn ìbádùn rahman nínú sọ́tù furukọ́n àwọn ara àwọn ọlọ́ọ̀bá láàánú ń ròyìn rẹ̀ àwọn lọ bí àwọn ẹrú ọlọ́ọ̀bá aláàánú nígbàtí ń sọ̀rọ̀ wọn oníwọ̀lẹ́dínà يقولون ربنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ọlọ́lá àwọn ìbádùn rahman ẹ̀bí ilẹ̀ amúṣúná alàlà ọ̀nà wà ìdá pàtàkì ọ̀rẹ́ jàhìlú ọlù sàlámà ó dáwọn ẹ̀rọ ọlọ́pàá láàánú jẹ́mọ́rin lórí ilẹ̀ níwà jẹ́ẹ́jẹ́ ó dátawọn alẹ́mọ̀kápá wọn lò wọ́n ní àbìlànà min azwajina ṣùgbọ́n àwọn ìyàwó wàzúrìyàtìnà kúrọ̀tà ayọ̀ ìtùnú aya rere ọkọ rere ọmọ rere ẹbí rere sí fún wa wàjálná lílmọ̀tàkínà ìmáàmá wá síwá ní aṣíwájú náà olùpayọ̀ náà ẹ̀rẹ̀ tí wá ní aṣíwájú náà olùpa ẹwà àdúà tí ó gbọ́dọ̀ wọ́n lẹ́nu mọ̀mí nígbà kan torí díẹ̀ láfi ní dáńpé ní duwawo istikhara duwawo istikhara àdúà istikhara عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال جابر بن عبد الله كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كالسورة كالسورة من القرآن جابر سوف أنفع كسائي أما صادق الله نبي كنا لمن قواني استخارة ما سكني إما قواني استخارة ينقني جبل نوع من سنة أنكو لصلاة استخارة sọ̀látú al-istikhara anábì ma ń kọ́ àwọn yóò alébùnà ọmọ ń kọ́ àwọn fílì umúrí kúlè ha ọgbọ́ni fílì umúrí kúlè ha gbogbo alámọ̀rin ẹ̀lìtì ẹ̀rì kasurati min al-Qur'an al-Karim min al ó sì kọ́ àwọn lálò kùránì ló sì kọ́ ní istikhara ó sì gẹ́ni bó ṣe kọ́ wa ní kùránì ló sì kọ́ wa ní istikhara anábì ni wọ́n rí pọ́ọ̀kì yẹn sallallahu alaihi wasallam kí ló jẹ́ orí bẹ́ẹ̀ nínú àdámọ́ ọmọnìyàn tó bá fẹ́ dáwọ́lé nǹkan ẹ̀rú ọmọ bá ó fẹ́ máa kí ni àti ìbọ̀dán tó ń dáwọ́lé kò sẹ́nìkan tí ó bẹ̀rù ọjọ́ wájú ìgbélẹ̀ tí mo fẹ́ gbé ìkílà jẹ́bọ rẹ̀ gbogbo ni máa ń bẹ́ náà àdámọ́ mọ́ ẹni tó máa bẹ́ náà ìrìn àjò mo fẹ́ lọ́kọ rẹ̀ àti mo fẹ́ níyàwó ìrìn àjò tó jì ni kí ni màá bá pàdé lára ìyàwó mi kí màá bá pàdé lára ọkọ mi ó máa ń dẹ́rù báyàn ló káwò ó máa ti kí ni. ní dẹ́rù báyàn. ìyẹn sì fẹ́ mọ ọjọ́ iwájú ẹ̀ yẹn ló ti àwọn bàbá wa àwọn ìyá wa débi pé jẹ́ bá fẹ́ lọ́kọ wọ́n fẹ́ níyàwó tàbí wọ́n fẹ́ lọ́kọ wọ́n fẹ́ níyàwó wọ́n á lọ rèé yẹ̀wò wọ́n ti kẹ́ni wọ́n lọ rèé yẹ̀wò lọ́dọ̀ àwọn yẹ̀mí wò àwọn ìyá wa níjọ́ àwọn tí wọ́n bá jẹ́ lẹ́sìn dáadáa nínú wọn ọ̀dọ̀ ìmọ́ọ̀mù ni wọ́n lọ ọgbọ́ni ọ̀dọ̀ ìmáàmù làwọn máa ń lọ wọ́n máa ń ṣe fáàrin èmi yìí wà láìjọ tí nílé ayé mi ní ọ̀lọ́ yẹ nǹkan wò lọ́dọ̀ bàbá aláwo rí ní ọ̀lọ́ sọ́ọ̀sì rí ó bá ti fẹ́ ṣe bákan ìmáàmù wa náà mọ̀ máa lọ sọ́dọ̀ wọn wọ́n ibi àbádé wọ́n gbà pé ìdáhàn lọ yẹ̀ <laughs> lọ́dọ̀ ànábì Muhammad sire sallallahu alaihi wasallam àwọn aláyẹ̀wò ànábì ọ̀yà ń sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam àdàkà ìnáwó rábà gbogbo ẹ̀bá lọ báyẹ̀ mi wò tàbí mọ́ nǹkan mọ́ nǹkan fásọ̀dá ọ̀hú tó sì gbà lódodo láàmù tó kọ̀bá lọ sọ̀látún arba'ina yawman rẹ̀ nígbà ẹgbẹ́ ìbá tó kó dédé ogójì ọjọ́ wọn nígbàrún rẹ̀ àwòkàmà ọ̀rọ̀sẹ̀lẹ́sẹ̀ muslim tí a bá lọ yẹ nǹkan wò ànábì níbi àbá tó ogún forty days wọn nígbà àwọn rẹ̀ gbọ́dọ̀ má kú látàwá àbàdàwó bí sọ láti kí kò sẹ́sàn fún nínú tó ń kí ẹni ọlọ yẹ nǹkan wò ní ẹrọ kí wọ́n á láàdùbọ̀tẹ́ ní yẹ nǹkan wò anábìlú ráàbà ọ̀gá ìnà ọ̀nà kára ẹni nákírà ni tẹ̀síbà lábí wó ní nǹkankan náà ni yẹ̀pẹ̀ lábí wó ní nǹkankan náà ni ran lábí ìsàyẹ̀wò ẹni nǹkankan náà ni omi lábí ìsàyẹ̀wò ní nǹkankan náà ni ẹ̀kọ́ orúkọ yí ẹ̀dọ̀fì rọrí nǹkankan náà ni ẹjẹ́ wà tẹ́lẹ́wọ́ yí nǹkankan náà ni anything àmìdọ́bá kírùn ọdún nígbà fún ọjọ́ mélòó ogójì ọjọ́ wọ́n bèèrè wáyà wọ́pọ̀dì káfàrà bí ma ń sílẹ̀ alẹ́ Muhammadin sallallahu alaihi wasallam nú ẹgbà wákan anábì ló sì kó ti ṣe kèfèrí sí káfàrà bí ma ń sílẹ̀ Muhammadin áwùká anabini ní àyẹ̀wò a yọ ìkónú islam tó mẹ́nu ńgbà sallallahu alaihi wasallam kàdáyà kàlìmọ́rọ́bì iya bí olùgbègbè olùré ní ó fún àwọn mùsùlùmí ní pààrọ̀ sọ̀látù istikhara sọ̀látù al-istikhara istakhara istakhara istikhir istikharan إذا هم أحدكم بالأمر يقول يقول Ànábì máa sọ́bá ìfọn wípé ìdá hàmà áhàdùkùn bil amr tẹ́nìkọ̀ọ̀kan yí bá ti rún kẹ̀kẹ́lẹ́mì ọmọ mẹ́ṣẹ́ lórí ìdá hàmà ahadokun amúre ilẹ̀ amúdá ni kaba ti ro kó mo fẹ́ ṣe kaba ilẹ̀ mi na. faliyaruka rakatayin min ghayri farido. kò sí raka méjì tí kì í sọ̀rọ̀ yẹn kò ká méjì kì í sọ̀rọ̀ yẹn kò yẹn méjì tí kì í sí ọ̀ràn yẹn a lè ṣe tìkára lẹ́yìn àìlá bọ́bá ìgbàtùkù tàbẹ́sẹ̀ ara yìí àtùkù tí káyíná bílà tọ́ ni ó lè jẹ́ àárọ̀ ó lè jẹ́ ọ̀sán ó lè jẹ́ alẹ́ ó lè jẹ́ òru ó lè jẹ́ ìyálẹ́ta bọ́bá ìgbàtùkù bílà tọ́ ni rákà méjì sí ni rọ̀kàtì rákà mélòó rákà méjì ثم ليكن tó wá ti wá sí rákà méjì táàkó wá sọ báyìí pé Allahumma yọ́nà ọba mi o inni astakhiruka bi ilmik èmi ń wẹ́ ní olùbáfẹ́sà látara ìmọ̀ rẹ̀ واستقدرك بقدرتك مو ولا لا غبارا ترى غبارا رẹ واسالك من فضلك العظيم مو ولا ترى ولا رẹ tó tóbi tó fi máa ṣoore fún ni فانك تقدر ولا اقدر ولا lágbára mi ò lágbára kankan وتعلم ولا اعلم ولا ni ma mi ò ní ma kankan وانت علام الغيوب tó pa máa nu gbèsè ayo me de ni ayo Ọlọ́run ba lo ma ilé ni àfànà alọ́lá àfànáwó alàlọ́hì subhanahu wa ta'ala yíyan ọlọ́run ìkó gbogbo agbára sọ́dọ̀ ọlọ́run àti ìbẹ̀rẹ̀ gangan àkó gbogbo agbára sọ́dọ̀ ọlọ́run ajẹ́ àmàbá ajẹ́ gangan àlágbára kan àlédè kan ànímọ̀ kan ìdí mo fẹ́ dáwọ́ lẹ́yìn aláìmọ̀kan ni mí mi ò ní mọ̀ ń pẹ́ mi ò lágbára kankan bẹ́ẹ̀. náà. Allahumma ìrọ̀lọ́ba mi o. in kunta ta'lam. tó o bá mọ̀ yìí pé. anna hadha al-amr. ìdí mo fẹ́ dáwọ́ lẹ́yìn. li fi dini. anna hadha al-amr. mo fẹ́ dáwọ́ lẹ́yìn. ibẹ̀ tusamma tusamma hajjatu sẹ́mí àjàtà. a wà dárúkọ ń ta fẹ́ ṣe gangan. ìdí tó bá wá wọ́n ló fi dárúkọ rẹ̀ ìdí tó bá ti kí ni. tó bá wúyàn ìyẹn fi dárúkọ ẹ̀ kò bá jẹ́ Yorùbá kò bá jẹ́ òyìnbó. ó wà dárúkọ ń bẹ̀ ó sì kí ni. ìyẹn wà dárúkọ nǹkan náà. pápá rẹ̀ ìyẹn fẹ́ mú mi bá sùn ọ̀sẹ̀gẹ́ni ìyẹn fẹ́ mú yunifásitì tó fẹ́ lọ ọwà dápẹ̀ Greenland wọ́n lọ́un Greenland tí mo fẹ́ mú yìí UI UI tí mo fẹ́ mú yìí OAU OAU tí mo fẹ́ mú yìí ọ̀dàpẹ̀ ọ̀fẹ́fẹ́yàwó mo fẹ́ fẹ́yàwó Rọ̀ṣídá Rọ̀ṣídá tí mo fẹ́ fẹ́ yìí ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ lọ́kọ Ibrahim Ibrahim tí mo fẹ́ fẹ́ yìí o ṣòwò. provision ló fẹ́ máa tà. provision tí mo fẹ́ máa tà yìí ìrẹsì tí mo fẹ́ máa tà yìí. o fẹ́ lọ ra aṣọ. o fẹ́ lọ ra aṣọ. o fẹ́ ní my twelve. torí pé ní filiumuri kúlè ha. gbogbo àlámọ̀ rí wa pátá. o fẹ́ lọ ránṣẹ́. Allahu Akbar. mo fẹ́ lọ ra bírò àti ìsáná. Allahu Akbar. Allahu Akbar fi al-umuri kulliha aláìsàn abẹ́ kan ó ní kódà máa bá fẹ́ lọ sùn bàtà wọ́n bá fẹ́ lọ sùn bàtà bàtà já àwọn òfin lé ọlọ́run kan pé ìyọ ọlọ́run ọ̀dọ̀ súnmi kàtà ń lọ yìí okùn dáadáa ní kó bá rán bàtà mi kí má tètè padà sọ́dọ̀ ẹ̀ kí ni wọ́n rí kúrò lè ha ọwọ́ àdàpọ̀ bàtà yẹn sẹ́mi ha jáde ó ṣe kíni ó dárúkọ bùkátà rẹ̀ yìí ó wà tó pé nǹkan yọ́ máa kàlọ̀ khairun li fi dini rísí tí mo fẹ́ fẹ́ tó bá gbọ́ mọ̀ pé ó lórí fún mi nú ẹ̀sìn mi wa ma'ashi ibrahim tí mo fẹ́ fẹ́ tàbí ó lórí fún mi ẹ̀sìn mi wa ma'ashi àti sẹ̀mí mi wà á kí bá lọ orí fi dini inú gẹ́ni inú ẹ̀sìn mi ẹ̀sìn islam tí mo ń ṣe yìí tó lọ́bá náà lọ́kọ́ tọ́bẹ̀ ẹ̀sìn rẹ jẹ́ ọkẹran tọ́bá níyàwó tọ́bẹ̀ ẹ̀sìn rẹ jẹ́ ọkẹran ẹ̀sìn lákọ́kọ́ síyàwó tí mo bẹ́ jẹ́wọ́ lò nípa ẹ̀sìn mi jẹ́ mo bẹ́ lò nípa ẹ̀sìn mi jẹ́ wà máa ṣí àti gbésí ayé life my life now wà á kíbà tí a mìírí ìgbèyàn ọ̀rọ̀ mi sí onídàrú àtibọ̀tán sí máa bá àtibọ̀tán rere ìpàdé mi mọ́ fẹ́ ṣe yìí àwọ̀kọ́ọ̀lá àájìrì àmìrí wà àájìrì yìí àbíkọ́ sọ yìí pé ní ní kánjúkánjú ọ̀rọ̀ mi àti ìgbẹ̀yìn níbẹ̀rẹ̀ àti ìgbẹ̀yìn níbẹ̀rẹ̀ tó pin fàdúrùhù líì ìrẹ́ ọlọ́run bá ń kádà rẹ̀ ojú ọba dá o wọ̀yà sírí hùlí yọ jẹ́ rọrùn fún mi bá ń sí rọrùn fún ma bá rí kìlì fi lẹ́yìn náà wá bá ń fa àlùbáríkà sí abala kan nínú sìkára abúlé atọ́rọ̀ yẹn àbí rere orí látọ́rọ̀ kí látọ́rọ̀ yẹn orí látọ́rọ̀ abalẹ́lẹ́kẹ̀ẹ́ وإن كنت تعلم طبعا أن هذا الأمر يا الأمر يتدافع الأمر شا تسمي حاجة يتدافع الأمر ọ̀dà mélòó ọ̀dà méjì ngbọ O da rere ọ̀dà kọrẹ ngbọ fẹ́ tọrọ lè tó bá yẹ pé nǹkan tí mo fẹ́ dáwọ́ lè mo mo aburu fún mi fìdíìnì inú ẹ̀sìn mi wà máa ṣì inú sẹ̀mí mi wà á kíbá ti amúrí nígbẹ̀yìn ọ̀rọ̀ mi àwòkọ́lá àájìlẹ̀ amúrí wà ájìlì yìí ní kọjúkọjú ọ̀rọ̀ mi tó sí ọ̀rọ̀ màtí pípẹ́ rẹ̀ láíláí rẹ̀ fàṣìlífù á ní jíjá fún mi gbé jìnà sí mi ọgbọ́ni gbé jìnà sí mi wọ́n òun mọ́ yóò wàkùdúrúlì alẹ́kàíra haisukan wà bá ń sí dáadáa níbi dáadáa yẹn bá wà bá ń parọ́ ẹ̀ súnmọ́ rọ́dínà ibi lẹ́yìn náà wà rẹ̀ jẹ́ ọ̀tẹ̀mí lọ́rùn dáadáa mi tó bá mú à jẹ́ ọ̀tẹ̀mí lọ́rùn áàdìyí sọ̀látò istikhara ẹ̀rí pọ̀rọ̀ àkídà ni ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ògùdíyà ní ìjẹrúbọ́ lọ́wọ́ bá ní lórí gbogbo nǹkan ó ti yọ owó ara rẹ̀ kó ń bẹ̀ ó ti falẹ́ lọ́wọ́ hadhihi salatu istikhara sunniya hadhihi salatu istikhara as-sunniya istikhara ti súnà nù wọ́n wá rí gẹ́ ó ṣe gíní ó tí ìpinnu ó tí decide ìbò lóògùn ìníṣẹ́ rẹ sí ọ̀dọ̀ ọlọ́run mọ́tò tí decide lọ́tọ̀ wá fi ṣe ara sí kangaroo ọkà lágbárí bọ́lọ́run ẹ̀tẹ́mi ẹmú náà nù ẹni àti ìsẹ̀ máa tú sí ọkọ mi sánú ìyàwó mi sánú ìyẹ́ ti bá nǹkan jẹ́ ojúṣe wa nù ó wà fi okú lẹ̀ fọ́lọ́n ó sì kí ni ó fi okú lẹ̀ fọ́lọ́n tí ó bá dá ìrọ̀rùn ní tí bá sí lè dá ìwọ rẹ̀ yára yín kò sì fi síjà ń bẹ́ kò sí ìbú ń kò sí pé ń gbogbo ẹni bá fẹ́ níyàwó láyé tó fẹ́ lọ́kọ gbọ́dọ̀ ṣe inú kùtùwà àdùkùtùwà tẹ̀lé àmàlíyà kọ́bílà nínú àwọn practical step before the marriage ìsìnkára wà bẹ́ẹ̀. Allah la ilaha illallah.